no volviendo. ìgbésí ayé bàbá kan tó jẹ́ ìtú bàbá ìta nílé ni lóko ní tẹ̀wé ìtagbà àtọ̀dọ̀ wọn pé bàbá ìta náà fẹ́ gbọ́. àṣẹ̀fẹ̀ ṣáà ọlọ́run ọba kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ńgbà tí iṣẹ́ oògùn tó mọ́túndé náà rí àbẹ̀fẹ́ ọ̀kẹ́ ọ̀la yímika gamugamu lójú àwa bínú ẹni ìmọ̀ fún gbogbo òṣìkàlù o ìpínlẹ̀ mo dé baba gbogbo aṣọ pàpín dé balẹ̀ fìlà ìlàsà àròkò ní ti borí ọbẹ̀ nínú àwọ̀ ọ̀kín yọ dé baba ẹlẹ́gbẹ́ ẹyẹ tó wu ní olúfàdé baba àwọn òun fàyàfà gbẹngbẹlẹkú mo dé ọmọ oníyàá mẹ́ta kan méje kan àtọ̀kànlélógún kan ọmọ òpépé níyà ọmọ àtúbọ̀ ọmọ ọ̀rọ̀ gbọ̀dọ̀ níyùn ẹni tí bá mu mi ó mọ̀ wulẹ̀ bínú mi olúbufọ́ lẹ́ran ní ó kedere o ìyá àbẹ̀fẹ́ adé ọmọ a lójú ìyá ọmọ òun lójú bàbá a lójú ẹbí òun lójú ọ̀rẹ́ èyí lójú olólùfẹ́ tó fẹ́ lé òun lójú ará àdúgbò òun lójú ẹni wọ́n jọ ń wura wọn a lójú alájọgbé kílè yìí lójú ará ìgbára àtìrògbòrò iṣu òdúrà ńlá àbẹ̀fẹ́ lójú anáàánú ọ̀pọ̀lọ́ mi lé fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ lójú ẹlẹ́gùsí fọ̀ nọ́ọ̀tì ni kò gbọ́dọ̀ dín láta ariwo ńlá ju tuntun ń pa á di lọ́wọ́ tí ń gbé bẹ́ẹ̀ sì ni ọmọ ṣe lọ kò sí ń tẹ́ ìṣe wọ́n máa ń battalion caterpillar boy tọ́kadà kan ò gbọ́dọ̀ pèlẹ́jọ́ forí gbárí bó bá dán òrí ń jẹ́gẹ́ ní òsíkọ́tò bá pata forí sọ ẹyin ọ̀ràn ẹyin forí sọ pata ọ̀ràn ọmọ ìlú àìmọ̀lẹ̀ ni mí ọmọ lójú olódùmarè ni mò ń ṣe o. kókókó làábògùn fún wọn tán tún bí agbára gada òkúta àrà òkè balẹ̀ bú gbà ẹ bá ń wépo àní kokoko là á bógun gbọngbọngbọn là á bórí olóde adébóyè àbẹ̀fẹ́ ọ̀sán mi pọ́n ganriganri bá ń lasán ni kò ṣeé kájẹ mọ̀kàn tàbí gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́la ọlọ́run ni bí òórùn ò ṣeé gùn lákàsọ̀ bí wọ́n bá ń ta títù náà ni ó mọ̀ tù ńgbà tí ì ṣoògùn simple arithmetic ni one plus one is equal to one two plus two is equal to two simple arithmetic ni ó jẹ ọlọ́run ní ń bẹ kò sí míì gbogbo ayé ní kọ̀wé sí mi pé ìtàn itú bàbá àtalókù táwọn fẹ́ gbọ́ kó tó kan ti làásì abéṣùpínlẹ̀. Hmm kò sì burú bẹ́ẹ̀ náà ní òrì lógo ọlọ́ni o toró òyìnbó ti sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní ẹ̀jẹ̀ munoz hilarity of a sadacitica melony is mutilously either by law or by act delinquate fatally into crabonius crability if a momentum of a fubani is attached traniously before igadasachi genta is crammed with a miscellaneous agility but it is rather advisable that the momentum therapy of the suetocious agility is suitably flammulated to the nonential sincerity ìyẹn ni ẹni tó bá mọ iye wúrà náà là tà á fún ah, mo dé mo fẹ́ tà fún yín báyìí owó dà pọ̀ sí àtẹwọ́lọ́ gbà. itú bàbá àtàjẹ́ nìkan tí ò gbà pé ó ní jàgbọ̀n ó ní gbogbo ohun tí ń bá gbélé ayé yìí ṣe mo fi jàná bíi kán ní ọlọ́run ò dẹ̀ ní pòun mọ̀ ń pa ẹ̀ ewé lásán ò lè bọ́ lórí igi kọ́lọ́run má mọ̀ bàbá náà láwọn sàábé tiẹ̀ náà kò dẹ̀ sírúfẹ́ vọ́ìsì tí ò sí lẹ́nu wọn tán ìtúkọ́lé síbì kan ó rẹ́ǹtì ilé síbòmíì bóyá nítorí ọjọ́ kan àjàgbọ̀n bóyá nítorí ijọ́ kan àdọ́gbọ́n sí bàbá fìdàn èmi náà láyé ìgbà mọ̀ ń wálé tí mo délé rẹ̀ tí mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi bá débẹ̀ mo bá sálámọ̀ kàkà kó sọ pé ọlọ́run ló ní o mo ní ẹ gáfárà o ó ní ìtú ló ní o láti bó mo ní mò ń wálé ní sa ókè náà rúùmù mélòó yìí méjì sà rúùmù à ń wàá san fọ́tí náírà fún rúùmù wàá san hundred náírà fún pálọ̀ mi ó tóbi mo ló jẹ́ one forty sa èèyàn ọlọ́run tiẹ̀ lẹ́yìn torí gbogbo bí mo ti dé two fifty three fifty náà ń wí bàbá ní sóòrò ten naira fún kíṣìn o tó láṣọ tí wàá máa sá mo ní mo máa mo láṣọ five naira fún yẹn owó oorun mo gbà lọ́wọ́ ẹ̀ mi ò gbowó wáyà o tó máa ń yàgbẹ́ mo ń yàgbẹ́ sa láti náírà lówó yàgbẹ́ lóṣù lómi wàá máa wẹ̀ bí mo ṣe ń wẹ̀ yìí o mo ní bẹ́ẹ̀ ni sà ó hàn fifty naira lówó ma wẹ̀ máa yán kankan lójú abínú ẹni ó jẹ́ ló papọ̀ lóṣù mo ló jẹ́ two thirty five naira sà fi fifty naira yòókù sí owó kó lè má kẹ́rù ẹ lọ́ọ́ máa wa lẹ́rù olè ó jẹ́ ló lóṣù mo ló jẹ́ two fifty sà times two ńkọ́ owó oṣù yìí ló méjì tó fẹ́ gbà mo ló jẹ́ five three thousand ó ń dà Ah, mo ní mi ò múra lọ́wọ́ sà mo kàn sí ń wálé ni mi ò rò pé ó lè yí sí báyìí ah, ah, ó yá wèrè ni òun wálé o mo wó lọ́wọ́ o fẹ́ fòògùn gbalé lọ́wọ́ mi ni tí wọ́n bá wà pé ń bá yẹn tí wọ́n bá bówó ńkọ́ wàá bì sà bàbá mo ní à ẹ sísà seven hundred naira ló wà ń bì mo fẹ́ fi ra seven hundred bẹ́ẹ̀ ni sà ó yá kó wá bẹ́ẹ̀ o ti gbalé náà nìyẹn fi yókù lẹ̀ máa kó bọ̀ nílé kìrìlà bàbá ń bọ̀bọ̀ inú gbó mẹ́ta kó náà tọ́ adùn ìkówóró kí lórúkọ ẹ onígbẹ̀ngà ń sà gbẹ̀ngà bẹ́ẹ̀ ni sà handsome boy beautiful face mo tiẹ̀ láìkí ẹ mi ò mọ̀ díẹ̀ mi ò ní máa pe ẹ̀ ń gbẹ̀ngà lásán mọ́ kí n kúkú fún ẹ lóyè lójú ẹsẹ̀ ẹni gbẹ̀ngà láyè tó bá dẹ̀ bá ẹ jẹ́ orúkọ yẹn wèrè ló ń ṣe ìwọ nìkan mo fún o mo sọ ẹ́ dá láyé látòní lọ wàá máa jẹ́ ẹ̀yìn máa jẹ́ aláyé mi gbòǹgbùlò kì í ní mọ̀ pé aláyé mi gbòǹgbùlò sà tó láìkí ẹ̀ bẹ́ẹ̀ ni sà ó tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni sà òdúdú nù ẹ̀ ara sà ó dùn mẹ́nu bẹ́ẹ̀ ni sà máa jẹ́ lọ <laughs> ló bá kọjú sáwọn bọ́ìsì ẹ̀ ẹ̀yin ọmọ eríwo bàbá bàbá àgbàlagbà ẹ pariwo bọ̀bọ́ ìsìn létí káyé orí gbọ́ o lòdì àlàyé ah, ń gbẹ̀ngúlò àlàyé ń gbẹ̀ngúlò bàbá bá wọlé jáde ló bá gbé kinní ọ̀hún lé mi lọ́wọ́ àlàyé mi gbòǹgbò ló sà gbà kí ló ń wò lọ́wọ́ ẹ yẹn egun ni sà egun kí ló jọ ó rí bí egun àgbọ̀n ni sà ó dẹ ní ẹ egun èèyàn ló ń wò yẹn kí ló wà nínú ẹ ó dàbí omi gbúre sà dá jẹ mo bá dà jẹ ó dá bẹ́ẹ̀ ìwọ náà ti dákọ nínú yẹn ó yá bẹ̀rẹ̀ sí máa bú wọn kò sí ní tí wọ́n á fi ẹ́ ṣe mo ní àwọn òwòsàn máa bọ̀ ń ta àwọn olóṣè àdúgbò tó máa ń fi mí ṣe ẹ̀yẹ́ ni ṣé ó tán o ẹ̀yin olóṣè àdúgbò ẹ̀yin ìyá òfò ẹ̀yin ìyá sófò ẹ̀yin arónípín tẹ́yìn fẹ́nu ń lọlẹ̀ kiri pé mi ò lè rí èèyàn gidi bá mi gbé ayé ìyá yín ò ní í dá o mo rí àbí mi ò rí ẹwẹ́ ẹgbẹ́ mi o aláyé mi gbòǹgbùlò ti dé o a máa bá mi gbé lẹ́yìn sẹ́yìn o aláyé mi gbòǹgbùlò sáà tẹ́ ń fa yìí káàlẹ́ hàn ẹ́ èmi mú nílẹ̀ ẹbẹ̀ yẹn kó oró kó máa gbá bọ́ọ̀lù ńbẹ̀ kí ló ń wò ńlẹ̀ yìí pakonisa nínú wọn fi bò láàrin yẹn abọ́nisa ó yà tá abọ́ yẹn nípa kí ń yẹ ńbàtà ń pa sálángá nìyẹn máa gbógbẹ̀ síbẹ̀ tó bá fẹ́ ṣe tọ́ílẹ̀tì má ṣí tán o tabalẹ̀ ni tó ṣẹ̀wá tá a fẹ́ yẹ pákó fún la tó máa ń ṣí tán o njọ́ wo ló pọ́ùn kó bọ̀ yìí mo ní next week alágbára ọlọ́run ó yá màmá rí tiẹ̀ ilé àtúrà forí fọ́gò sá bàbá aláyé ń gbòǹgbò onígbó mẹ́ta sí nǹkan àlejò ẹni yẹn ó dàbọ̀ <laughs> mo lọ dàbọ̀ sá ẹ̀mí mi kan ní ṣé mo ti dọ́kọ̀délé ìdánimọ̀ báyìí ẹ̀mí mi kejì alágídí ni dọ́kọ̀délé ìdánimọ̀ máa kó bọ̀ bó ṣe dọ̀sẹ̀ kejì àtèmi àtìyàwó mi àtọmọ kan àkódé àti tó gbogbo olé rẹ́múrẹ́mú àbẹ́nìbọ̀dì ńlé wọn ò dẹ̀ tilẹ̀kùn kankan aṣá wà ní fún bíi two days bíi tí bàbá àtàwọn tó dé bó ṣe dé èmi lórí ìyá ìyàtọ̀ mọ́ ẹ lọ ra nǹkan ọbẹ̀ lọ́jà inú mi ṣàǹdùn ni pé ah, ah, ilé seven hundred fóṣù mẹ́fà ọlọ́run ọmọ kú iṣẹ́ rẹ o àsórí òyìnbó pé ńgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n pòwe káwọn french náà ó tó bùlá òyìnbó ní hallucination of electronical jellonism is tantamastically and sporadically nothing but a strenuous actinin that manipulates a shadow theme of ilabenica huranta in a state of agliferous walloni. french náà wá sọ tiẹn wọn ní kẹ́síkẹ́ nù mọ́ ẹ́ je m'appelle au travail de s'en va le jalè pourquoi vous allez m'en vers le jalè ìyẹn ni pé gbogbo ohun tí ń dán nǹkan ni wúrà lójijì ni bàbá ìbá déédéé pè mí ah, olóyè tuntun sáà olóyè tuntun aláyé mi gbẹ̀ngúlò sà ó ti kó dé mo ti kó dé sà àwa ò sí nílé kálukú ti báṣẹ́ ẹ̀ lọ èmi gbàbí kan lọ mú ráwọn bọ́ìsì náà lọ fàjọ̀gbọ̀n lórí ilẹ̀ kílàǹtì wa kan mo ní ẹ̀ ẹ́ wá wá o aláyé mi gbẹ̀ngúlò sà àwọn kwẹ́sàn kan wà tí mo gbàgbé láti ṣe interview rẹ̀ fún ẹ o ṣé o kì í bínú o àmì ò bínú sà ẹ ọ̀rọ̀ bọ̀ tí ẹ máa bì wà bá mi ń bẹ̀ ẹni òun tí ò kì í jà mi ò kì í jà sà òfìfì tí ẹ máa jà wà bá mi ń bẹ̀ ṣé ò kì í gún yan ní kò bí jà bá dé àmì òun gbogbo sà bọ́ọ̀lọ̀ máa gùn wà bá mi ń bẹ̀ ṣé ò kì í fọlọ́pàá mú yan bí two fighting bá wáyé àmì òun fọlọ́pàá mú yan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ máa fọlọ́pàá mú yan ẹ̀ àjọ bá mi ń bẹ̀ anyway ṣé ò tí ì má rí mo ti má rí sa ẹ dé o ọmọ ń kọ́ ṣé ò tí ì bímọ o mo ti bímọ sa n tẹ́mi ò ṣe fẹ́ máa ń ṣẹ̀yìn Yorùbá lóore nìyí o anyway ṣé ọmọ ẹ ò kí máa ń ké ẹsikísà ọmọdé ò lè ṣe kó máa ń pariwo kó wọ̀ kí ọmọ wọ́nu ṣe é rojú ayé o n tẹ́mi ò ṣe fẹ́ máa ń ṣoore fẹ́yìn èèyàn dúdú lélẹ́yìí o mo fún ẹ lóye o ò san kọ́bọ̀ o mo gbélé three thousand fún ẹni seven hundred ariwo ọmọ ló fẹ́ fi san bọ́mọ kan bá lọ́ọ́ fariwo dí mi lọ́wọ́ lábẹ́tẹ̀ mi ti ń bá ń gbàgbó mi lọ́wọ́ màá yẹ pákó fọ́mọ náà o kí ló ń jẹ pákó ṣàlàǹgá tí mo fi hàn yẹn ni o torí ẹ̀ la ò ṣe kàn mọ́lẹ̀ pa o ẹni ó bá ti ṣẹ̀wá la máa ń yẹ pákó yẹn fún kó bọ́ sọ́hùn ṣé ò tí ì mọ̀ pé kìnìṣà pé gbẹ̀rún jòkú lọ wọ́n lè mọ̀ òórùn gbẹ ló máa borún ẹ̀ mọ́lẹ̀ kó lè rò dáadáa kó tó kó wá bí o. Ah. mo níbẹ̀ bàbá mo ti kó dé tán ọ̀rẹ́dì kẹ́ tó ṣàlàyé ìyá àyàtọ̀ ọmọ gan wọn lọ sọ́jà lẹ́ẹ̀ṣe báwọn aláyé mu gbòǹgbòrò sà wẹ́n bó ṣe jẹ́ nìyẹn. Hmm. bíyàwó mi ṣe dé àtọmọ mo ní màdìá gbé ọmọ ẹ ẹ padà sílé bọ̀dá mi àìrílé hmm, bẹ́ẹ̀ bá dọ̀rẹ́ wa wọn kó ẹrù padà díẹ̀díẹ̀ ńgbà tèmi bá lo seven hundred mi tán wọ́n jọ yín ìyàwó mi ní bẹ́tàn díọ̀ kí ló dé ọmọ ní gbé ọmọ yìí gbé ọmọ yẹn mọ́ lọ màmá explain máa gbọ́ ọmọ lọ náà tó ń tẹkún ẹ̀. bí bàbá ṣe jí níjọ́ kejì ló bá bẹ̀rẹ̀ sí kíra ẹ̀ àwọn bọ́ọ̀sì ẹ̀ ti wà lára ǹdí bẹ́ẹ̀ bá gbé àga síwájú ta aláyé mi gbòǹgù lóró sáà máa bọ̀ ká gba afẹ́fẹ́ àárọ̀ sára <laughs> mo ní mo máa dá pẹ́ o ìbà ọlọ́run ìbà ọlọ́run ìbà ọlọ́run kò sí ní tó kàn mí pẹ̀lú ìbà èèyàn èèyàn kan bá ṣe wèrè lọ́dọ̀ èmi tú bàbá àta wèrè á ṣe ìyá ẹ̀ ní èmi tú bàbá àta jámọ́ láyà bí èpè ọkọ ráfá èpè òyìnbó ọmọ àjà lóòjọ́ ẹni àlè mú tá arájà gbúlà sí tó wọ́n ń dá fún alájà gbúlà ó ṣe ṣòro fún un ó kó gbowó èyí tó gbégbó sí lẹ́nu sóṣẹ́ ló téèpù ẹ̀ bẹ́ẹ̀ àkànní àdá àkànní ìgò iná ń jó ògiri òòṣà ẹni ayé ń kọ́ minú ẹ̀ tí ò kọ́ minú ìyá wọn ẹni kò mọ̀ ó ṣó ara ẹ̀fẹ́ tó lòun ò mọ̀ ẹni mọ òkò ó ń fúnra ẹ̀ wá yẹn kiri kò kọ́ kú kò kọ́ wàhálà ó ní bí ó bá lè là ń bọ́ fún un lógún babaláwo jó ojúbà lọ́wọ́ ọfá oníṣègùn báwọn bá jí wọn á ṣe tọ̀sán àwọn onígbàgbọ́ yẹn ń fìbà tiwọn fọlọ́hún èmi náà jí lónìí o ìgbà mo gbé fọlọ́hún fọ́ọ̀sì mo wá gbógun igbó mi lẹ́ẹ̀kejì o. Wabi, wàhábì wàhábì sáà ayé ẹ̀yà ò ní dá òun kà mí lónìí rárá bàbá mi ò tó bẹ́ẹ̀ sà mo ṣe gbọ́ ni sà. ok next time ìbéèrè ni wàhábì kì í ṣe orúkọ wàhábì ni òbí bàbá mi ayé ẹ̀ á dá a pa lágbégbó mi fún mi àbóúnjẹ àárọ̀ ò tí ì tó jẹ láftà sẹ́fìn. sùfì bàbá. Ajani di weekend boy mi ò jìnnà alàgbà mẹ́mẹ́ntò mò ń jẹ́ bàbá mi ṣọlá kéèyẹsà táìgà present bàbá ìbẹ̀m̀bẹ̀ ọlọ́kùnrin ẹ̀gbọ́n orí fọ́gbò alàgbà mo wá ń bì orí ilẹ̀ tí mo ní ẹ lọ lánàá ẹja ń bá kàn ó máàlù olówó gbó tó ń ṣètà àwọn client wa yẹn bàbá ó kó àwọn boys wèrè kan wá sáwọn náà wáyé ọwọ́ ọjà ọ̀nà má bàbà wọn á ṣàṣìṣe owó tán gbà bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run fada bó tiẹ̀ jẹ́ mẹ́rin péré ẹ̀ lè dórí ilẹ̀ yẹn láàárọ̀ kẹ́ ẹ má ra pa he. táìgà ipa wo ni ìwọ kó bàbá àgbà àáfàá tó ń bá wọn kéwù ni mo fèsì ọwọ́ kan tí mo gbóyún títì mi sókè báyìí kí n ṣí etí ẹ̀ bọ́lẹ̀ ọwọ́ mi yẹn ò wálẹ̀ bàbá. kí ló ó tójú sú mi bàbá mi bí n ṣe fẹ́ lo ìpá báyìí àfi bá fó. rárá ó bàbá olóògùn mà nìyẹn kẹ ẹ̀yin nàìjíríà tún gbẹdẹ wẹwẹ ní tó ń pera ẹ láàfáà tí ò farabalẹ̀ fún utc àwọn ọmọ mi ayé rẹ ò ní dà mẹ̀mẹ́ńtò nǹkan kí ni ìwọ ṣe o bàbá mi àgbà wòlíì tí mo mí nù jẹ́ kí n lọ́wọ́ mú bàbá kí ló dé bó ṣe rí wa lọ́ọ̀kan ó kàn paná àbẹ́là tí ó ń tàn ló bá túlẹ̀ sùtánà ń fẹ́ lọ báyìí lẹ́yìn ẹ̀ lójú ọ̀run ni bàbá ńlá sportman mi mọ́tò lè lè bá pẹ̀lú acceleration tó ń gbé lọ bàbá ìbẹ̀m̀bẹ̀ ń kọ́ ọmọ ìyá tèmi ṣé wọ́n rí ṣe. àṣé tí o sì fọ́lọ́run ẹ̀gbọ́n babaláwo tí wọ́n gbẹ́bọ ó ti gbẹ́bọ lẹ̀ jẹ́jẹ́ ó fẹ́ du adìẹ kó tàjẹ́ sílẹ̀ mo bára gabu ẹ̀ mo ní o má wulẹ̀ tàjẹ́ lẹ̀ kí n pàgò lórí ẹ̀ báyìí ìdí ẹ̀ ni mo fẹ́ ṣù ṣù ṣù bàbá dókítà méjìlá ò lè rán ìdí ẹ̀ yẹn mo bá fi ẹbọ yẹn mo bá fi gbẹ̀jẹ̀ ẹ̀ tí ń gbé kalẹ̀ báyìí àwọn ìyá mi ò ṣòro ǹgà wọ́n gbà ní lọ́wọ́ kan ah, ìtúni ah. <laughs> ayé àdàfọ́ ojú ò lè ti kankan nù yín àwọn wo ló ṣe operation fáwọn apáta ẹni mo lè rí ah, everybody ní bàbá ó yá mo dá yín bónọ́ọ̀sì ẹ la mú gbó mẹ́ta mẹ́ta ẹgbẹ́ gbogbogbòrò kan sí lábẹ́ bẹ́ẹ̀dì ẹ fi sí sọ́hùn. wọ́n ní ah, bàbá bàbá mi more blessing bàbá àgbà happy birthday bàbá mi long life and prosperity. àní ah, bàbá kan bàbá àrà tó mọ iyì ọmọ bàbá ní wọn ọmọ ọlọ́pàá wá ní. bàbá ní wọn ọmọ ọlọ́pàá wá ẹni tó yẹ kó máa dáàbò bo aráàlú ó tó ń fowó ó torí owó ń fi àjẹ innocent irú yẹn ló ń bá àwọn ọlọ́pàá lórúkọ jẹ́ kí ni kí là wá ń wò bàbá mo gbà lẹ́sẹ̀ kan gbàrà yìí eyín mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta nídà ó ní sáà ìwò fìlà ẹ̀dẹ̀rẹ̀ tó jábọ̀ ńgbà tó mẹ́rẹ́ fìlà a ọ̀gá pátápátá tí ẹni ọ́fíìsà ni bàbá mi ó yẹ fi fìlà ẹ̀yà fọ́tò dédé yẹn fi ya fọ́tò kẹ́ máa sọ fáwọn èèyàn pẹ́ sọ ọlọ́pàá rí ẹ bá ya fọ́tò tán kẹ́ fi yẹn kọ́ sára ògiri ìlà wa di mẹ́rin tá a sì sí ọwọ́ wa máa ròkè o àṣẹ bàbá itú bàbá aláyé mi gbè ń wúlò ẹ mo ní yẹn sà abẹ́yìí táwọn ọmọ ṣe yìí ò dáa mo ní á ó ní mí nì ó ní mí nì bẹ́ẹ̀ ládédé gbọ́ ẹ yí padà ẹ yí padà nítorí ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ìwọ ìkà ìwọ olówó ìwọ wèrè àdúgbòrò ló bá sì dúró láàrin títì lọ́gangan ilé itú bàbá àta gangan ìwà àmúgbó yí padà ìtúni wá wòlíì wọ́n ń di ẹni bàbá ẹ̀ ń wèrè àdúgbò wòlíì wo ń tiẹ̀ àwọn wòlíì gidi ń bẹ ń kétu jẹ́jẹ́ wọn ò tọ́ mi mi ò tọ́ wọn wà ń pariwo lákàtà mi láàárọ̀ kùtùkùtù ẹ̀rù mi ò bá ẹni evangelist ni kí ni tó ń fẹ́ bà lẹ́rù ẹ̀rù kò sínú ọkàn mi torí Jèhófà ń bẹ láàyè ẹ̀rù kò ayé ò ní dá pẹ̀lú orin tó kọ yẹn mo rò pé ó mọ ni ó yá ka ìwé òwe bíbélì ọwọ́ ẹ̀ yẹn orí twenty eight ẹsẹ̀ fourteen ìyẹn bá ṣì lọ bá kà ìbùkún ni fún ẹni tí ó ń bẹ̀rù nígbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó ṣí àyà rẹ̀ lé yóò ṣubú sínú ibi ó dẹ̀ ti ṣubú sínú ibi mẹ́mẹ́ńtò sáà bàbá gbàgà sáàrin títì táìgà bàbá okùn tí mò ń wò lọ́ọ̀kan yẹn sọ fáwọn onílé yẹn pé ó sọ́ọ̀rì rí aṣọ wọn jùlẹ̀ wá fi de wèrè mága ibẹ̀ ń bẹ́ ẹ̀gbọ́n gbogbo méjì sí lẹ́nu kó sẹ́lótéèpù ẹ̀ mọ́ bẹ́ẹ̀ súfì sà ọ̀nà sígbó méjèèjì ajá ní bàbá máa gbà ń pàkọ́ kó dẹ̀ máa fọwọ́ dì í mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti ń fẹnu mí igbó ló ń fà yẹn kátó orí ìṣẹ́jú mẹ́wàá á gbẹ́bí ní sèrè ẹ̀ sókè bí mọ́tò bá gbádànù só pé wèrè ìyá ẹ̀ ni lọ́jọ́ kan ní dankazi múndé láti lọ́rin jàre adéníwègún wá látẹ̀gbá délé òdúlé wá láti ìbàdàn àti gbóyèga lawal kí ló dé wọn làwọn fẹ́ ṣe fíìmù kan pọ̀ àwọn sì ń wálé olówó táwọn lè lò ládùúgbò wọn bẹ́ẹ̀ láriwo wọn bá ta sí ìtú baba létí ìtú ni aláyé mi gbé ń gbúrò sà àwọn wo láláriwo ṣé wọ́n fẹ́ gbalé ni mo bá ní ra mo bá iṣẹ́ wo lẹ́yìn ṣe wọ́n ní tíátà ni sà kí ló ń jẹ́ ṣíátà eré inú tẹlifíṣàn àti fídíò ah, mo máa ń láìkí àwọn eré yín yẹn n bá ṣàlàyé ní táwọn yẹn bá wà òkè ah, ẹ ká lọ ẹ ká lọ bí wọ́n ṣe dé ilé kan tó fáìn Ẹyin àbúrò mi ò ní oníṣíàtà wọ́n ní sà ẹni tó jókòó lónìí ilé ẹni tó nílé ló jókòó yẹn mo fẹ́ wí bẹ̀ẹ̀ta ò kì í jọ sọ̀rọ̀ ṣùgbọ́n ilé ní iṣẹ́ láìkí ẹ̀ wọ́n láwọn láìkí ẹ̀ sà àwọn asbestos kánú kọ́rídọ̀ rẹ̀ ńkọ́ ṣé ò lè fọ́ ó lè fọ́ ṣá o àtó mélòó tó máa fọ́ àtó méje sàtàbà bẹ̀rẹ̀ eré ok ẹ fọ́ ẹ fọ́ ṣé ò ní ṣeré débi pé tẹlifíṣàn ẹni ẹlẹ́ni fọ́ dànù ó pọ́sibù sà ṣé yẹn sà sí àwọn olè ni bẹ̀tẹ̀ ẹ kọ́rúkọ onítọ̀hún ẹ dúpẹ́ pé táǹkì ìfẹ́ ní tẹ́ bá nǹkan ẹ̀ jẹ́ àá máa kọ́rúkọ wọn sí ibi caption ok ẹ fọ́ ẹ̀gbọ́n ara mi ṣé olónú rúùmù lára sàrúmà pálọ̀ tẹ̀ ti tó sà ok ṣé ò ní ìdí owó láti fi ṣe actor tábàlìsà tó rẹ́ni tó nílé yẹn ó gbọ́dọ̀ lówó lọ́wọ́ according to the story line ẹ lọ ẹ̀gbọ́n ẹ má bínú pa òkè ń jọ sọ̀rọ̀ ẹ bá àwọn àbúrò mi oníṣìátà ẹ withdraw twenty thousand wọ́n fẹ́ fi ṣe actor o àbúrò mi oníṣìátà sà ẹ gbówó ńlẹ̀ táìmù wo lẹ́pẹ́ ń bọ̀ yìí ẹ sọ pàṣẹ ẹja dànù ẹ̀gbọ́n ara mi ngbà òdìjọ kan mo bá káyọdé kárí sọ o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni bàbá ni aláyé ń gbòǹgbò kí tó kájọ mo ní mo broke ni sà o ríṣẹ́ mc ẹgbà mọ́ ni mo ń rí o kéwì òde mọ́ ni mo ń ké sà wọ́n lé ẹ rédíò ní bí mo ṣe ń gbọ́ programu ẹ̀ ń jẹrin wo ìyẹn ni mo fẹ́ dáǹsì bàbá àdìsá kan bá yọ ǹpẹ́ níbí o bàbá òtún ẹ ọmọ mi ní dí òye ni mo mú abẹ́ kẹ́yìn bá mi tírèènì rẹ̀ kó yé parọ́ mọ́ bàbá yìí tú ṣé mi ló pè lórúkọ ẹ̀yin máa bínú bó ti dárúkọ yín kò mí rè ni ok wàá bì sá bàbá pé gbàjú fọmọ tí wọn ló ń parọ́ yẹn àfi pò ó ajalè bá àbá tètè múra sí má ṣe gbá ọmọ lójú tó kó rìbìrìbì á bàbá ìsà ní ẹ̀ẹ́n utú bàbá ìtúnú bó bá dijọ́ mẹ́rin òní ó wá gbaṣẹ́ ṣé ti yé ẹbẹ yẹn bàbá ló ti yé òun ń gbòdìjọ́ mẹ́rin o ọmọ wa gba iṣẹ́ rẹ̀ ọwọ́ amọ́ mẹ́rin lóòótọ́ àmọ́jọ́ kẹfà ló tún yarí dé ẹ̀ẹ́n bàbá òtú tádì tàdí la o tún ni kọjá pa ugbó ni ọtí gbó ogún ó dúró tì ìyá àlàtí ládàá orí burúkú rẹ ba ayé ọmọ fún mi bàbá otu bàbá ayé ìyá ẹ ò orí ẹ burú ibi ìjẹ́ wẹ́fíà olọ́mọ ń parọ́ ká tún kọ́ akọ́tán ọmọ òtún ń bínú kí lèèyàn wá fẹ́ fi tẹ́ gbogbo ẹ̀yin Yorùbá yìí lọ́rùn o bàbá otu mi ọmọ àti mi mú gbó ẹ na amúgbó kì ń parọ́ àbáyé ẹ ò ní ni bámugbó bá pààyàn adúró tì ní ẹ̀ẹ́dẹ̀ẹ́mọ́rẹ́ olòṣì ẹ̀yìn Adéoyè sáà gbogbo tí Baba ẹ lẹ́nu ń gbà wọ́n bá dé mága tán ẹ̀yin ẹ̀ dé mága wèrè àbàdì bàbá mága ó yẹ sẹ́lẹ̀ téèpù ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ayé ẹ̀ ò ní dá ẹni àṣẹ lóore tí ò mọ yìí bàbá ṣe bí fún kò yẹ kó bínú. aláyé mi gbé òǹgù ló sà mo ń gbọ́jà rí kí ló mú ọ tó pò búrò mo ní mo lọ ta tẹ́tẹ́ ni sà mo wá lose bíi twenty thousand. wèrè ní ẹni níbo yìí ní gáràjì òkè ni sà ọ̀dẹ ní ẹgbàá ẹni tó jẹ́ yẹn ó ga bẹ́ẹ̀ ni sà orí ẹ̀ ń dán ṣoṣo ẹ̀gbálẹ̀ sà ojú ọ̀tún ẹ̀ yíbò ojú òsì ẹ̀ ti ta bẹ́ẹ̀ ni sà ah, ẹ wà mẹ́rin sà ọwọ́ ọ̀tún ló fi ń gbégbó bẹ́ẹ̀ ni ìrìn ẹsẹ̀ ò báláǹsì báyìí ọ̀tá ti bà nígbà june twelve ẹ̀gbálẹ̀ sà eyín ẹnu ẹ̀ ti bàjẹ́ tán gan-an eh, tẹ́ fi ta tẹ́tẹ́ yẹn tán kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó là lámọ̀ràn gidi kàrímù nìyẹn kàrímù ló lọ́ ń bá ta tẹ́tẹ́ kọ̀ǹpútà ò lè jẹ́wọ́ kàrímù kàrímù ló máa jẹ́ ẹ̀ anyway òní ló máa bẹ̀rù mi ẹ wá là bá pé èmi tú bàbá àtà pé kó gba owó ẹ wá kó pé o a kò fún ẹ bájá bá ń sinmi amójú náà aláyé ń gbòǹgù ló mo ìfẹ́ mọ̀ lọ sáà ó ti tó gbà wo dúró náà about twenty minutes ago ah ogún ìṣẹ́jú bẹ́ẹ̀ ni sà má wulẹ̀ lọ́mọ́ a ti ná tán a ti gbàgbé ìṣẹ́jú márùn-ún Kàrímù fi ń parí owó àjọ tí wọ́n kó sí lọ́wọ́ ayé ń bà náwó gan ni tó bá dijọ́ mi ìwọ náà ò ní ta tẹ́tẹ́ mọ́ kò jẹ́ wọlé kó lọ máa kégbe ọ̀dẹ̀ hmm. láìpẹ́ ni bàbá ṣe ṣó kan ìmí náà tó fi yé mi pé ẹ̀rù ìbá epo tánu mọ́tò mi lásìkò ọ̀wọ́n gógó epo mo bá lọ bá bàbá nílé epo ẹ̀ ìtú ẹ̀ kí wá gùn lọ bíi mẹ́ẹ̀lì mẹ́ta bàbá ní àlàyé mi gbòǹgù ló sà òun wépo àbí bẹ́ẹ̀ ni sà wàá rí po ń kàkà kílẹ̀ òkú ilé àṣà bẹ́ẹ̀ làwọn operation sweep kan bá dé wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ta ló níbí ìtúni èmi ni ó ṣe ò sí. wá tẹ́kọ̀ fún amẹ́ quick quick we are on a special assignment please quick quick. ìtúni epo gidi eléyìí o tó ṣẹ̀ dé yìí kì í ṣe èyí tó ń bẹ ẹ́ńjìn ọkọ̀ jẹ́ tó ń rìn yẹn o but combination méjèèjì àná òkè ẹ́ńjìn o. bàbá pè kan nínú àwọn attendant ẹ̀. ee ìwọ gbé fifty litre kẹ̀kì kan wá àti hose ó wá bá àwọn síwíìpù ifá ìpè burúkú inú mọ́tò wọn kú ọ̀gá yes thirty five litre yẹn ń kọ́ èpo tó wà ń bẹ àtìs ẹni lọ́wọ́ ẹnìkan during operation open your boot ok àtòkí rọ èyí tó fa àti thirty five litre yẹn sínú mọ́tò káàyà tó dúró yìí èmi bàbá ń bá wí wọn làbá da gbogbo epo sínú ọkọ̀ bí lọkọ̀ bí bá kó bàbá sọ sí mi létí àlàyé òǹgbẹ̀ǹgbù ló sà rẹ́dì láti já. Ja bàbá yọ kí ìlápò ló bá lọ sí ọ̀dà gate tí wọn ò tò sí operation sweep ẹ wá gba bí wọlé o wọ́n ti fi mọ́tò dí géètì ọyìn yẹn pákó lé free njọ́ mẹ́ta tá a bá ti bẹ̀rẹ̀ sí í tépo làwọn yẹn bá drive wọlé yìí ń hmm, tààràtà nídìí pọ́ǹpù ìtura bàtà bá ti géètì mọ́ wọn ló bá sọ kí ìsàpò làwọn yẹn bá ń fa gbogbo ẹni tó ti tò síbẹ̀ ẹ̀ ń fa wọn kò bókò move back clear well move back clear move back ìtura wọn títí lọ́ba mi rí ló bá ń pe àwọn àtẹ́ńdáǹtì ẹ̀ ńkọ̀ọ̀kan ṣẹ́gun bánjọ dáńkú sá láti dúdú sá fẹ́mi davis sá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ make sure wípé ìbáàjò oṣù mẹ́ta wọn tó gbépo dé àwọn operation sweep yẹn ni ẹ kọ́kọ́ ti po fún wọn kánjú o ẹ̀dẹ̀ gbowó mi fún mi mi ò tàwọn mi ò dẹ̀ lọ́rẹ̀ẹ́ o bàbá àyẹ nìkan kọ́ ló bá mi sílé epo bàbá kónú mọ́tò mi aláyé mi gbòǹgù lò sá múùfù ó jàre tọmọ ẹran ti bàjẹ́ kọ́mọ ọdẹ tiẹ̀ ó máa jẹun tó dùn mo ní ṣé kò sí poni sa epo kẹ̀ wọ́n ń di ẹni òsì lù ni léèyàn fẹ́ fi po ṣoògùn kò lè rí inú rìsáàfù wa mo ní bẹ̀ ṣé wọ́n ní ilé wa ọ̀dẹ ní ẹ sẹ́ẹ̀lì tèmi wọ́n wà yẹn wọ́n bá tiẹ̀ wá rọ̀nà jáde ń géètì tọ̀hún kò sépo tí wọ́n á fi lé wa play rẹ́kọ̀dù jìnnì ọ̀rọ̀ ẹ kí n gbọ́ sáàdì Yorùbá ronú mo fẹ́ mi ò fẹ́ ti kú yẹn o. gbìmọ̀ pọ̀ Yorùbá ẹ pèrò pọ̀ a ṣe ràn wá lọ́ọ̀kan ká lè jà fáwọn ẹ̀tọ́ wa báwọ̀ bá ń bẹ̀ lóyún kò ní ṣe kan sọnù ọba ìdúró ní ṣàṣà ọdẹ kan lè ràn méjò bá lè rìn o ọdẹ á máa sáré jò àìrìnwọ̀ ẹ̀ sá mọ́ oúnjẹ jò ní.